بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم ۖ إن الله عليم خبير نعم ولو اشترى به جهاز البيت wọ́n ní kódà kó tó yí pé gbogbo nǹkan tí wọ́n fún ọkùnrin ìjásọ́kùnrin fún obìnrin yìí obìnrin àkà sílé ni kò tí ìsọ́dẹ́ kéde kò tí ìsọ́dẹ́ lẹ́tọ̀ọ́ fàhádà kúlù hùlà yákùnrin kìtìbá àdìhàkì kọ́ ti ha alà gbogbo dáńsọ̀ wọ́n sì wà ní fitba wọ́n wà ní fàtìrádó kùtùbà fàtìrádó kùtùbà wọ́n wà láti rò pé a sì ń bára wa sọ̀rọ̀ bá fẹ́fẹ́ ra wa kò tí ìdíyàwó kò tí ìdọ́kọ kò tí sẹ́gẹ́lẹ́ kò tí ìdíyàwó kò tí ìdọ́kọ wàhíyà annalẹ̀ khitbata wa'du ghayru mulzim lórí díẹ̀ ìbánisọ̀rọ̀ kan fẹ́fẹ́ àdéhùn lásán ní kí sọ́nà àdéhùn lásán ni kìí ṣọ̀rọ̀ ọ̀yàn wọ̀lámà kárà tí kìtìbà tó wá àdámi zawaj ọ̀rẹ́ ìsàt akudan gígbà tó pẹ́ à ní ìkọ́nù sí mọ́ fẹ́fẹ́ ayégbé nígbéyàwó èsì tàkókò yìí وإن لكل من الخاطب أو المخطوبة بالرجوع عنها على أنه ينبغي أن يكون الرجوع بغرض صحيح بغرض صحيح wọ́n torí díẹ̀ àǹfààní wà lásìkò dáa ń pè ní pátákó tó àsìkò pé mo kọnu síyàwó mo kọnu sẹ́ni mo fẹ́ fẹ́ lọ́kùnrin lóbìnrin àti ìtakókò yege àǹfààní wà fún ìkíní kejì láì sọ pé mi ò sí má pàjánà sí àǹfààní wà fún ọkùnrin àbí fún obìnrin lásìkò yìí pé mi ò ṣe mọ́ wọ́n ní lè gáradín sahih lè ìtàbàtúgbà ìsinmọ́ ajẹ́ ẹ̀rí ajẹ́ àwíjàre ajẹ́ ìdí tó lálàáfíà asìgẹ́ni yóò jẹ́ ìdí tó lálàáfíà ní ẹ̀sìn ó lè púrùfù ẹ̀sinmọ́ ìyẹn náà ní sọ ẹ̀dì mọ̀náfíkì ìlàbí ní ìwà nìfàkù lára ó kẹ̀lọ́gbé ọ̀fẹ́ lágbájá máa láì nídìí ó láti lè proof why tọ́lọ́pọ̀ tí nùmọ̀ nínú Islam láti ní kúrú reason a very good and reasonable reason wọ́n nígbà lọ́wọ́ ẹ báhùn thomas gbẹ́lẹ́tàn ní hmm. ìwọ náà ní pẹ̀lú stars ìwọ náà ní pẹ̀lú imam ìwọ pẹ̀lú náà ìwọ iná ni pẹ̀lú rísí ìwọ iná ni pẹ̀lú kàmílà kí là ń ṣe yẹn àjàmbá ìjàmbá nìyẹn èyàn mú ni ọkùnrin ní ojúbọ̀nà sóbìnrin kan máwò fún mímọ̀ hmm. obìnrin ní ọkùnrin bọ̀nà sí ẹ ó ti gbà máwò fún mímọ̀ yẹn ní èèyàn dáadáa yẹn ní dáa ní wọmọdúwà bí i mọ̀ yẹ mọ̀ owó ẹ mọ̀ gbọ́ a ní mẹ́ta mẹ́lẹ́ lọ́wọ́ mẹ́ta ni mo ní lọ́wọ́ báyìí kí n wòye tó dá náà mẹ́tẹ̀ẹ̀ta ìwọ ọ̀daràn ni o crime ni you are criminal Allahu Akbar criminal offense ni ọ̀daràn ni ẹ pẹ̀lú obìnrin ní kíni ọ̀daràn lòun náà ọkùnrin kọ́ ó dára lòun náà ọkọ̀ ń tán nìyẹn lẹ́yìn fíhì nẹ́kọ̀dá lílẹ̀ wá àdúrà lè ti fà. torí pé ń bẹ nírú kéèyàn ló fẹ́ fi obìnrin kó ló wọ̀n fẹ́ mọ́ kó lẹ́nìkan ẹ̀rìnkan ló fẹ́ fẹ́ oná ló wọ̀n fẹ́ mọ́ wọ́n lẹ́rìí pé ń bẹ ń ìjáde o ẹ̀rí. lílẹ̀ wá àdí wà lè ti fà. ìjà àdéhùn àti ìjà ìpinnu tó gbọ́kàn yìí balẹ̀ sí tí bá ti kọ́ ní sómi ìgbàlógbà mú lọ́kàn ti sí bẹ́ẹ̀ náà ló náà lọ́kàn rẹ̀ ó balẹ̀ sí níbi ìwọ̀mọlúwàbí bá wà ìlẹ́dọ̀ tó kó gbogbo mi mà òun náà lẹ́dọ̀ tó gbogbo mi mà فإذا لم يكن الرجوع لسبب معقول أدى ذلك من الأخلاق الذميمة wọ́n ní tó bá kí ẹ ọkùnrin ti ló wọn ọ̀fẹ́ obìnrin má lẹ́gbà ń bára wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀ gbà tó bí lálóbi ọ̀fẹ́ ọkùnrin mẹ́rẹ́mẹ́ ìbàtọ̀ tẹ́lẹ̀ gbà wọ́n ní yẹn wá rí ó dàdá àlíkà mẹ́làkàlá kí àtẹ̀mí nínú ibi tí àwùjọ rí bá wà ó wà ní tó máa kàkún ìwà ìwà ẹ̀tẹ́ ìwà àbùkù ìwà kéde ìwà ẹ̀tẹ́ ìwà ayẹpẹrẹ ah! ọkùnrin yìí sọkùnrin rẹ̀ ọmọbìnrin yìí sọbìnrin rẹ̀ ẹwọ islam لأن إخلاف الوعد من صفات المنافقين طريق لأن خلاف الآن من صفات المنافقين العملية إيجاد إيجاد كي أرمس بطوى ما inú ròyìn mọ̀nábìkì tó jẹ́ ìròyìn ìṣe ni nifak wọ́n pè sífàtù nifak alìtìkọ̀díyà sífàtù nifak alìamàlíyà sífàtù mọ̀nàbìkì alìtìkọ̀díyà sífàtù mọ̀nàbìkì alìamàlíyà àwọn ọ̀wà kan bẹ́ ìwà mọ̀nàbìkì ni méjìlókòsí ọ̀bẹ ọmọ náà fi àjẹ́ ọkàn báyà àjẹ́ ọkàn omi mẹ́ kúróòjì ìpínlẹ̀ dì. Hmm, èèyàn ti jáde kó nẹ́ẹ̀sì nu oríṣi mùsùlùmí mọ́. tó bá sì di àlè kí á mọ̀ iná ló lọ. iná àwọn mọ̀nàfẹ́kì sí rèé ìsàlẹ̀sílẹ̀ asphalt mìírànà àwọn àníwà mọ̀nàfẹ́kì ìròyìn mọ̀nàfẹ́kì tó ń pé ìṣe ìyẹn rí iná ń pè ní anibab daska anábìkì kékeré anibab akbar anábìkì ńlá anábìkì kékeré wa ìtumọ̀ wà ní wa ẹni wá ní mi ò sí má lẹ́yìn ìgbà dájọ́ àwọn bẹ̀rẹ̀ àwọn ọkùnrin lówí ní obìnrin lówí ní ìwà anábìkì nínú wa ṣe anábì sábà yìí pé ayatul munafiq salat inú àdúgbò anábì ní ìwà dẹ́mà dámà nábì kí má láàrin ara yín ìwà mẹ́ta kan ìwà mà nábì kíkọ́ anábìkọ́mù mẹ́ta ń bí ó láàrùn mẹ́ta kan bẹ bájúmẹ́ láàrin èèyàn láàrùn ọkùnrin láàrùn obìnrin láàrùn ọmọdé láàrùn àgbàlagbà láàrùn olówó láàrùn tálákà láàrùn onímímà láàrùn aláìmọ̀kan lára olórí lára ọmọlẹ́yìn lẹ́yìn ti lè àkọ́kọ́ mẹ́ ìdá àhádàsá kádìbà tí bá sọ̀rọ̀ yọ parọ́ gbogbo ìbá ti ń parọ́ gbogbo rẹ̀ mùsùlùmí lọ́dọ̀ àwọn mùsùlùmí gbogbo ọ̀nà oníwà lára ẹlẹ́ẹ̀kejì áhùlàfà tó bá sàdéhùn yọ yẹ ó bá ṣe àdéhùn àdìbá mẹ́ ẹlẹ́kẹta wà ìdá túnmínà ọ̀nà tàbá fi nǹkan sọ báyìí lójúkò gbọjá tàfàkùnà rẹ̀ wọ́n kò kọ́ rí mọ́ mùsùlùmí àdísíwá ẹni wá ní tó ní bá obìnrin sọ̀rọ̀ tàbí mi láti bá sọ̀rọ̀ tá a ti jọ gbàmúrẹ́ ní tá a wá láàsí inú wà mẹ́tẹ̀ẹ̀ta ìwé lásì yẹn ayàdéhùn ayàdéhùn ayẹ àdéhùn ìta àfọ̀rọ̀ sí àdíyàkùnlẹ̀ wàlámà hádọ́wà tó ràfáàtà Abdullahi bin Umar qal wọ́n fẹ́ fún a ní kéèyàn ká àdéhùn kún ló bá afẹ́ níyàwó afẹ́ lọ́kọ wọ́n fẹ́ fún a ní tàn ọ̀nà àwọn ẹgbẹ́ ọlọ́ inú àwọn ọmọlẹ́yìn àdé عبد الله بن عمر قال عبد الله بن عمر inú àwọn ọmọdé náà sàábé ni tọ́lọ̀ bá kẹ́ gbajúmọ̀ ní onímọ̀ ní radiyallahu anhu rọ̀kí ní bukọ̀há ìsọ̀hábà inú àwọn sàábé àdábíjá máa tẹ́lùmọ̀ fíkìlú wa ọwá ti jáde wọn fẹ́ nìkan ẹnìkan ti kọ́nu sí ọmọ rẹ̀ obìnrin ọmọ rẹ̀ obìnrin wa gbádùn pé ọwọ́ kọ̀ máa fún ẹ̀sán wá dé ẹ̀sán wá sàbẹ̀dá fún ọmọ ó ti wá rí bá ẹ̀sán yìí ẹ̀sán lọ́jọ́ ló délé wá gbọ́ ìtàn yìí قال ولما حضرت الوفاة عبد الله بن عمر nígbà tí ọlọ́jọ́ dé wá bá Abdullahi ibn Umar قال انظروا فلانا لرجل من قريش ẹjọ́ wo yìí rẹ̀ ń bẹ pẹ̀lú mi ṣe ẹ bá ń wá arákùnrin báyìí lọ ó jẹ́ ọ̀kan náà Quraysh ẹ bá ń wá lọ wọ́ wà fa inni qultu lahu fi ibnati qawlan torí pé mo sọ ọ̀rọ̀ kan fún nípa ọ̀rọ̀ ọmọ mi tí sóbìnrin kàṣíbìlìwà gẹ́gẹ́ bí àdéhùn wà máa uhibbu an alqiyallah bisulusin nifaq mi ò fẹ́ lọ bọ́ ọlọ́ọ̀bá mi pẹ̀lú ìdákanúdà mẹ́ta nifaq tó bá sọ̀rọ̀ yọ pààrọ̀ tó bá sàdéhùn yóò yẹ̀ ẹ̀yẹ̀ tàbápọ̀ pàtàkì yóò jàmbá ọ̀pánu mẹ́ta bí ìfẹ́ lọ gbé bọ́ náà bá mi. fa ushihidukum anni qad zawwajtuhu. òun fi yín sẹ̀rí báyìí ọmọbìnrin yẹn ti fi fọkùnrin ọmọbìnrin mi yẹn fi kíni. mo ti fi fọkùnrin yìí. mi fẹ́ gbé dọ̀bọ̀ ọlọ́run bẹ́ẹ̀. bẹ́ẹ̀ yàdéhùn. bẹ́ẹ̀ yàdéhùn. inú rìwáyà mi ọ̀sán wàláhi la alikọ́láha bisulusi nífà. ó ní mo fi ọlọ́ba búra ní ọ̀fẹ́ pàdé ọlọ́ba mi pẹ̀lú ìdákàndá mẹ́ta nífà. wàhádà sàhábí yun jalil. wọ́n lé léyìí sàábé ní tọgbọngbọ́nà sàábé ìbùnátò ìtọ́ọ̀lẹ́bù sàábí yẹn. آخر بالوفاء جوان وسعبي مي فون بك عليهم فون لما وعده من تزويج ابنتي لا تبقى في وما ريو ìtọ̀líbùhù an yujahiz lahu maktuba maktubatahu. ó sì fẹ́ láti pé kó wọ́n ti pèpè ẹni ọba sọ̀rọ̀ pé yọ jẹ́ ìyàwó ẹ̀ tó kù. gbogbo wà ní wàsíyà wa àdéhùn tí mo ṣe àwọn bàbá ń bẹ ní àti bá wa sọ̀rọ̀ wọ́n àbẹ́ fẹ́ ọmọ wa lóbìnrin àwọn kò wàsíyà àkọọ́lẹ̀ tó láti wà bẹ́ gbogbo ìgbà tí kó lè dé ìgbogbo ìdájọ́ gbogbo ìdágbà ló wà bẹ́ ọmọ mi ìbẹ́dà ọmọ mi lọ́yìnbá ọmọ mi Aisha ẹni báyìí mo bẹ́ kí wọ́n fún o wọ́n ti kọ́ ọdún sí mi o ẹ̀ àwọn tàbátì jẹ́ ẹni òògùn náà bá bá ti lọ náà والعدول هو أن يعدل أحد الخاطبين عن الخطبة التي بينهما واني دا وان بيني بيني وسما ومن ويلاني أقول هذا بيني لأسباب عدة لأسباب عدة ويحدث ويرث هذا العدول بينهما الخاتبين لأسباب عدة wọ́n ní mi ò sí máì ìmọ̀ ń wáyé pẹ̀lú àwọn àìdí oríṣiríṣi zọ̀híratín àwòbáàtìnà wọ́n bẹ̀m̀bẹ̀ àwọn àìdí tó hàn tí ìyàn ilé sọ báyé orí ìgbà ẹ̀ ní símá ó sì mẹ́bẹ̀ bá tínà tí ó hàn ọ̀sẹ̀ tó lè máa sọfẹ́ ní gangan àsásìmánà ìdí tábíláàsì mọ́ ọ̀hán ìdábíláàsì mọ́ ọ̀hán mi ò sí mẹ́nà ìjẹ́ mi ò sí gẹ́ni mi ò ṣe mọ́ ọkùnrin ló wí ni obi ló wí ni ẹnu bẹ́ẹ̀ lómi ọ̀dọ̀ pé wá ìtọ́ ló sì má a ti bá sọ́kò lè yẹ o lè yí ẹ ti ń bá sọ́ o ọ̀rọ̀ kan ó sì ń bẹ́ẹ̀ báyìí ní ṣe mọ́ náà ṣàrí'íyàtin aw ghayru ṣàrí'íyà ó bẹ́ẹ̀mẹ̀ mi ò ṣe mọ́ tó bẹ́sì mú ó bẹ́ẹ̀mẹ̀ mi ò ṣe mọ́ jọ bẹ́sì mú hmm. méjì ní máa ṣẹlẹ̀ omi ìgbẹ́ ọbẹ̀sì mú ìgbẹ́ ọbẹ̀sì mú ó sọ̀tọ̀ ká fún ní bí nígbàtà ń sọ̀rọ̀ nígbàtà ń sọ pàtàkì kí ọkọ rí ẹni ọfẹ́ fẹ́ ìyàwó náà rí ẹni ọfẹ́ fẹ́ arábìnrin kan pẹ̀lú Fatima lásìkò anasala rọ́pùn tó fẹ́ fẹ́ sójú tí a fi parí ọ̀rọ̀ tí a fi dákókò yìí ni a wá mú ọkùnrin bọ̀ lẹ́gbàá dákókò yìí tán wá pàdé ìyàwó ó wá náà mẹ́ta ni wọ́n bọ̀ mẹ́ta wọ́n bọ̀ lọ́kọ̀ ẹnikálọ̀ ẹgbẹ́ ọ̀dọ̀ ìpàlẹ̀ gbèsè ọkọ̀ ìlọ́wà wà láàrin gbogbo ó lágbà tó ń kọ́ ó dúdú kirikiri oró tó wá kú wọ́n rán wọ́n pé ilé ọ̀jẹ̀ ìjọba mi mi ló bọ̀ yìí ní bá lóko ẹ̀ rẹ̀ ní o tó wà láàrin méjì hùn ẹ̀mí rẹ̀ ò gbé aláàbàfà ẹ̀mí rẹ̀ gbé ẹ̀mí ẹ̀ ò gbé sallallahu alaihi wasallam ẹ̀mí rẹ̀ aláàbàfà mi ò fẹ́ ya kẹfẹ́ rí gbẹ̀mẹ̀yà láìgbàgbọ́ mi ò gbé sallallahu alaihi wasallam ó ní sí ọ̀dá owó orí tó fẹ́ padà ah ó lẹ́yìn olè anáfi pèsè àgbéyẹ ìyàwó tó fẹ́ yóò dá owó orí rẹ̀ padà fún ẹ̀ ó sì gbà ó sì gẹ́ni ó sì gbà sallallahu alaihi wasallam arábìnrin sí lọ fẹ́ lómi lọ́kùnrin arábìnrin náà fẹ́ lómi lóbìnrin Allah bàbá ó tẹ̀ ìdákókò yìí gìdá ìyẹ́ ti pé à ń sọ̀rọ̀ lọ́wọ́ ẹni rísì tí máa ń tí alùkú tí ń sọ pé mi ọ̀fẹ́ mi ò sí má ọwọ́ mi ń bẹ tó bẹ́sẹ̀ mọ́ tó bẹ́sẹ̀ wọ́n ìsìn lọ́dọ̀ ń bí àwọn mi ò pọ̀ tí ò ń bẹ́ẹ̀ àárín ọkọ àárín mo fẹ́ fẹ́ ti dúró ìyá ìyàwó wọ́n bá ní àṣídá ta lọ́lọ́ fẹ́fẹ́ ó ní bọ̀dá sọ́ọ̀lù bọ̀dá sọ́ọ̀lù kí ló kọ́ ya bọ̀dá sọ́ọ̀lù ó ní ọmọ ọdọ́ bèèrè ẹ̀mí kọ́ lọ́gbà ya bọ̀dá sọ́ọ̀lù rùkáyà sọ́ọ̀lù ọmọ rùkáyà ní a bá mọ́ lọ́gbọ́n ti yẹn kàwó a bá yẹ̀wò a ah, sọ́nà bẹ́ẹ̀ kò sí gẹ́ni kò sọ́nà bẹ́ẹ̀ ni ya àyà àyà mẹ́ta ó lè fẹ́ wà láì máa bẹ́lá òde fẹ́ kí ni òjò ọbẹ̀ yẹn ẹbọ wọ́n lọ yẹsẹ́ wò wọ́n lọ yẹsẹ́ wò kí ni òjò ọbẹ̀ yẹn wọ́n lọ yẹsẹ́ wò wọ́n lọ wádìí ìdí ẹgbọ́n lọ́pọ̀ ọ̀pọ̀ tọ́mọ̀ kọ̀kọ̀ wọ́n wádìí lọ́dọ̀ rẹ̀ bá ẹsìn mú sí mú tàbí kí wọ́n ti máa bá rọ́kẹ́ra wọn lọ ní a bá ní kí rọ̀ṣídá wà lọ́lẹ́ àwọn sọ́ọ́lì ìyásọ́lì bá ń wo ẹsẹ̀ rọ̀ṣídá à wọ́n ní ìyáráfá ẹgbẹ̀sẹ̀ arábìnrin eh oníkọ̀jẹ̀gbẹ̀ etí ẹ̀ mélòó ọ̀sọ́nà ń bẹ̀ o ìyàwó tó bẹ́ mélòó ní kí ni ọ̀sọ́nà bẹ́ẹ̀ oníkọ̀ jẹ́ pín oníkọ̀ jẹ́ pín ìgbẹ́lọ́dọ̀ àwọn ìyá ó ti yé wọn ní mọ́ sọ yẹn lábàgbà bẹ́ẹ̀ obìnrin lẹ̀ òbẹ́sìn mú lábàgbà bẹ́ẹ̀ fọ́kọ́ lẹ̀ òbẹ́sìn mú tàbí ọ̀rọ̀ ti wọ̀ láàrin ọkọ àtìyàwó ní ẹnìkan nínú àwọn fámílì ọkọ lọ́bálò lálà gbáàrin ọkùnrin àbúrò wọn àti ẹ̀wọ́ ìlọ́bẹ̀ ọ̀dá ní bá fi àlá tún wọn ká gbogbo orúríṣì bẹ́ẹ̀ kọ̀bẹ́sì mú yẹnugbẹ́ ni asbábún ghayru shar'iyya asbábún ghayru shar'iyya àwọn ìdí tí ọ̀bẹ́sì mú torí díẹ̀ tó ṣe pé kó dábá bẹ́ sọ yí pé mi ò sí mọ́ ọgbọ̀ sí ni ogúdọ̀ bẹ́ sí ọgbọ̀ bẹ́ sí kí làwọn ìdí tí èèyàn lè rí tó sọ pé wọ́n fẹ́ ìyàwó mọ́ al-asbābu ẓ-ẓāhira qad takūnu mimmā wọ́n ní àwọn ìdí tó fojú hàn ó ṣeéṣe kọjẹ́nu tó ń bọ̀ yìí tàbátí láwọn ọ̀dí tó ń bọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń torí ẹ̀ ọ̀fẹ́ ìyàwó mọ́ àwọn aṣọ fún ìtọ́bẹ̀sì mú bẹ̀ aṣọ kan tí إذا وجد في أحد الخطيبين لم يطلع عليه الآخر wa pé afẹ́fẹ́ ara wa nígbà wà kọ́ síra wa yẹn ọkùnrin ọmọ pé àwọn àlékún kan bẹ lára ìyàwó tó ń bẹ́ fẹ́ ìyàwó náà mọ̀ pé àlékún kan bẹ lára ọkùnrin tó bẹ́ fẹ́ wọ́n ti wá ń lọ ó yá ìyàwó lọ́sẹ̀ ní fóró tàbọ́kọ́ ni tàbí bí kan náà ti mọ̀ ìyàwó mọ̀ lọ́dọ̀ ẹnìkan tàbọ́kọ́ mọ̀ lọ́dọ̀ ẹnìkan tí ẹnìkan kọ́ ọmọ tẹ́lẹ̀ a máa gbà pé ìṣẹ́mọ́ alẹ́rùndó ló ṣe pàtàkì inú àwọn ọ̀rọ̀ta sọ fún wa tí ń bá ní àlébù lára tí mo fẹ́ fẹ́yàwó má jẹ́ ọmọ tó bá bẹ́ fẹ́ mi kó fẹ́mi tàlébù tàlébù yẹn bẹ́ẹ̀ náà nìyàwó ló bá ní àlébù lára kójọ́kọ́ rẹ̀ ọmọ láti bẹ̀rẹ̀ sẹ́sẹ̀ kó o ní fẹ́ tàlébù tàlébù yẹn ó sì pàtàkì pápọ̀ rẹ̀ ìyàwó tá a fẹ́ fẹ́ àmà pé má lọ lè ìyàwó tá a fẹ́ fẹ́ yìí kò hàn sí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ìmọ̀ ọ̀tọ̀ lé ọlọ́mọ fi kéèyàn tọ́ ní sàdáwò Allah tíyàn ó dàgbà tó túnmọ̀ tọ́ lé alẹ́ yóò ti bí máa lé ọkọ̀ tó tọ́lẹ̀ Allah nígbàláwà kéèkéèké ìyá kan mọ́ wá sọ́dọ̀ mọ́mọ́ wá tí máa tọ́lẹ̀ mọ́ yóò sọ wá tọ́lẹ̀ tán a ní yọ rẹ̀ mi pọ̀tàmì dédé sílẹ̀ ó sì ìsìnkú ẹni ìyàwó pé ọ̀rẹ́ mi ti tọ̀ sí ìtọ̀lẹ́nu ó sì máa fọ́ tí ọkùnrin ti kọnu sóbìnrin ẹ̀mí ẹ̀ ti mú ó sì pé fólújàbò ní ló ń lò nígbà àwọn ọjọ́ sùn ní onímọ̀ pé sí kẹ́ni nígbà olé ní ẹnìkan wá rí pẹ̀lú àṣìlì ẹlẹ́fẹ́fẹ́ rọ́lẹ̀ àbẹ́ni sẹ́mọ̀ gbọ́mọ́sọ̀rọ̀ tí wọ́n sọ fún yín àjọ̀lọ skúlì ẹ̀rù bá sì ó sì tọ́lé ní ìṣẹ́ o ń gbẹ̀ ní ọkùnrin ọba ní gbé inú òṣèlú nínú òṣè mọ́ ìrẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ sọ́kùnrin náà bó bí ti máa ń tọ̀lọ́kùn náà máa ń tọ̀lé ọkọ̀ ìjọ máa dírẹ́sì ní tínú bẹ̀ẹ́sì lẹ́lẹ́lẹ́ sòkòrò òdòdó kókósẹ̀ tó tí lẹ bá jẹ́ ṣú báyìí yáà yáà ìrọ̀ ah ah kódà lọ fẹ́fẹ́ kódà tí wọ́n lè ẹ̀mí jìnà lóògùn ọ̀tọ̀ rárá kílẹ̀ tó mọ́ ẹ̀mí jìnì àwọn ààrẹ ni tí àlàáfíì ìdínà wà láàlẹ́ ní sílẹ̀ wọ́n ní a máa irú tí a bá tí a lè kó bẹ́ẹ̀ tó bá ṣẹlẹ̀ a máa fà ìdámí ń bẹ ara ni ẹlòmí ń bẹ bóyá náà ti jó ní gbogbo ìtàn báyìí gbogbo bá síra rẹ̀ báyìí àyẹ̀yàn jà ní nǹkan bẹ o ọlọ́run fi aṣọ táwọn wọ́pù bá sírí ọlọ́run fi aṣọ bàṣírí nǹkan tó pọ̀ púpọ̀ tí obìnrin mi bá rí ọkùnrin bó ṣe rí yọ́ sálọ́dì bẹ́ẹ̀ ni bóbi ní bàárọ̀ ẹgbẹ́ ọkùnrin bá rúbi náà sọ́nà sálọ́dì ṣùgbọ́n fi aṣọ dáhùn bóbi kọfà wa tírò àwọn àlébẹ́bẹ́ wá hàn sí kan a máa ìyá máa sọ fún gbogbo ṣẹ́gẹ́ ni òun ò ṣe mọ́ tàbí ọmọdé abẹ́fẹ́ lóbìnrin wọ́ ògbólógbò olè rí kò sí púrógámù tí a lọ́jọ́ jí nǹkan jẹba owó sọnụ òun ni wọ́n rí góòlù mọ́ ẹwà sọ́dọ̀ ẹ̀ wọ́n rágó ẹ̀bà lọ́dọ̀ ẹ̀ ògbólógbò ògbólógbò ó sì lò já fúlì já ṣẹ̀rí lọ́pẹ̀ òtí mú tiẹ̀ campbell láìpẹ́ hmm. ọ̀kan náà mọ́kí omi ọlọ́pẹ́ sísta kan tó o jà ògbólógbò jìbìtì ni láàrin oṣù kan tó délé báyìí ó ti dára sọ̀pọ̀ lọ́rùn ẹjọ́ lọ ilé jìbìtì ọjọ́ ọdọ́ ilé alọ́bẹ̀ta kẹrẹlẹ wọ́n ti sí wọ́n ti lọ bí 1 million ah ọ̀pọ̀lẹ́bí mi ò fi lè mọ́ máa kọ́ ó padà kọ́lẹ̀ ó padà kọ́lẹ̀ tí a lè bá hàn sí yàn ọkùnrin tó bẹ́bẹ́ yàwó àlébò obìnrin tó bẹ́bẹ́ hàn sí ìyàwó tó bẹ́ẹ̀ lọ́wọ́ àlébò tó bẹ́ẹ̀ hàn sí ó lè mú pé ó lè mú mi ò sí kíní máa mi ò ṣe máa irú yẹn wọ́n á ní sábàbù ń أو عذر شرعي سبب شرعي أو عذر شرعي ìdí tẹ́sí fọwọ́ sí àwíjàre tẹ́sí gbà láàyè ni abẹ́bá sí fẹ́ sí lọ lára ara wọn lókù ìyàtọ̀ wà nù ẹni tó bá fẹ́ sí lọ́hun lára ara wọn ìyàwó wọn lóbìnrin tọ́ọ̀lẹ̀ ọ̀pára wọn ọba gbọ́dọ̀ complain no complain ọgbọ̀n kúrì bẹ́ẹ̀ ni rùn ọgbọ́n kíni ogúnrọ̀ sọpọ̀rí o gbọ́dọ̀ karama yóò bá ní orí okòlókò okún kó tó gbin ẹ̀pà sí ọmọ pé ikún ẹ̀pà ní máa jẹ wà lọ gbin ẹ̀pà sókò okún torí díẹ̀ tí ọkọ bá complain ìyàwó náà lọ́pọ̀ farama ló complain ìdí kanu ìdí ẹlẹ́ẹ̀kejì إذا تولدت خصومة شديدة بين الخاطبين inú kan tí máa mú pé bí ò sí mọ́ láàrin ọkùnrin àtòbìnrin wọ́n ti ń bá lọ ìsúkàn dásáàrin wọn ni wọ́n ja ìjà náà kódà wọn nara wọn nínà gidi bí ó yẹ ọkùnrin gba létí gba ó náà mú kí ní kó dúdú gbìí lọ́kà sọmọkùnrin lọ́rùn náà fàjá bùmọ́ lórí Ah, kí ló dé mi ò ṣe mọ́ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ báyìí báyìí nù irú yẹn sábàbùn ṣẹ̀rìí uzurun ṣẹ̀rìí sábàbùn ṣẹ̀rìí uzurun ṣẹ̀rìí yóò bá ní àti ìtẹ́sẹ̀ kan bọ́dù òní ń fa tàbátí méjèèjì kan mọ́ àfi kó gbé ní lọ kó gbé ní mi kó lè díẹ̀ o ti ní sáì àfẹ́sọ́nà ìjàlẹ̀ fi túká ọgbà lẹ́sẹ̀ ẹnu ewu ó náà jùrin mẹ́ ní orí ẹ̀jẹ̀ bẹ́ o mọ̀ pé kìtìbà ti gíní ó ti parí òpin afẹ́fẹ́rẹ́ ní ìyẹn irú orí sí bẹ́ẹ̀ ọwà mọ̀kúkúrù ó sì gíní ó wà mọ̀kúgbó rẹ̀ sí gbàláyè ó di mélòó ó di méjì ìdá àtàràkọ̀ áhàdúhùmá dínà àhà bá dàlẹ̀ kìtìbà bẹ́ẹ̀rẹ̀ ni bẹ́gbẹ̀rẹ̀ nìsí nígbà tó fẹ́ ń bá lọ bóyá ní January nípa àsùnmọ́ abẹ́fẹ́rẹ́ ni nígbà tó di may oṣù mélòó nù oṣù márùn-ún lọ́bá àrísà tó lọ fẹ́fẹ́ jò ní ìdájọ́ ń sọ̀rọ̀ lọ ní ọba ló yára ẹsẹ̀ tí ní ọba bọ̀ bàtà máa ń ṣe òsìkọ́ ló kìí ṣẹlẹ̀ ah ṣẹlẹ̀ ó ti ṣe kíni ó ti yẹ́sìn padà lọ́dí lọ́dí kéré wà síráàpù bẹ́ẹ̀ náà lọ́kọ́ tó bá gbé ọkọ ẹ tó lò fẹ́fẹ́ náà ó ti lọ sọ́ọ̀sì tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ parínú irú àwújáre bẹ́ẹ̀ ẹ̀sìn paramọ́ ebí mọ́mọ́ lè jẹ ẹ̀kùn àṣàdọ́ ọpọlọ yí padà láàá tí ẹ̀ dábátẹ́nìká bá ti lè ju ẹ̀sìn ilẹ̀nà méjì tó lówó sí ìsìláàmù mọ́ ọkùnrin ló ní òun sí ìsìláàmù mọ́ ní obìnrin kò sí àfẹ́rẹ́ ni mọ́ ó di mélòó ó di mẹ́ta ìdàrútákàbà áhàdúhùmà jẹ̀rí mẹ́ta mọ̀hínẹta lè ṣọ́rọ̀ lẹ́yìn náà o náà ní kí ọkàn náà méjèèjì kọlọ̀wà ọ̀daràn kan tí máa takó sí aṣọ àlọ́mọlúwà ọmọlábí èèyàn ẹni ọ̀nà ẹni o ní ọbẹ̀ fẹ́ lọ́bá lọ jí kan lórí igbá ní ẹni tajà ọ̀rọ̀ jí kan bẹ̀ wọ́n wá já sí owó ọwá kọjá lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin lọ kọjá lẹ́gbẹ̀ẹ́ obìnrin tó lò fẹ́fẹ́ obìnrin lọ kọjá lọ́wọ́ tó jẹ́ owó tó rí bó sí kéré rí jálè جريمة مهينة للشرف كرايم تيما أوباما لابيين tàbí wọ́n ní lágbájá dára fẹ́fẹ́ lóbìnrin wọ́n fún lóyún wọ́n tàbí lóyún wọ́n ní sẹ́kùn lóyún ọmọdé mi ń sáàtẹ̀lé lọ́ọ̀ sí abẹ́lẹ̀kùn sẹ́kùn tàbí ah, ní à ọkùnrin dáadáa fẹ́fẹ́ ọ̀nà ọkùnrin ti tó lóyún ó lè jọ́dọ̀ ọkùnrin jọ́dọ̀ obìnrin abẹ̀rẹ̀ ti kíní ó ti parí parí bákanáà idha kana al-khatiban saghirayn wa rafada aw rafada ahaduhuma az-zawaj ba'da nínú sọ́tò tọ́lá ẹ̀lẹ́kẹta ẹgbọ́n tọ́lá ọba sọ́gbọ́rọ̀ sọ̀rọ̀ tọ́lá àwọn ẹ̀kọ́ kan bẹ tó jẹ́ kọ́ ìpìlẹ̀ inú Islam wallahi ya'isna minal mahidi min nisaikum ọlọ́ba ń sọ̀rọ̀ divorce abẹ́ mú kẹ́kẹ́ jáde inú ayá yìí ọlọ́ní àwọn obìnrin tí wọ́n ti dàgbà débi pé wọn àlẹ́sẹ̀ jẹ́ oṣooṣù mọ́ ọkọ wá fẹ́ kọ̀ wọ́n sílẹ̀ in irtabtum fa'iddatuhunna thalathatu ashhur irú àwọn obìnrin bẹ́ẹ̀ náà tí ìkọ̀tọ́lẹ̀ bá ṣẹlẹ̀ yóò gbélé yóò kó ó di oṣù mẹ́ta wallahi lam yahid bẹ́ẹ̀ náà lọmọbìnrin tá a kọ sílẹ̀ lọ́jọ́ máa dé tó ni pé ìyá máa fi ọmọdé nínú ẹ̀sà àwọn mùsùlùmí láàtàkókò ìlé lórí ọmọ wa ṣọ́rọ̀ dára tààlá ní ha ìtànsọ́pá wípé nígbàtà àìṣẹ̀dọ̀mọ̀ ọdún mẹ́fà ní ànẹ́bì kàkókò yìí rẹ̀ nígbàtọ̀dọ̀ ọmọ ọdún mẹ́sàn ló bàlágà dàbí wọlé tọ́ ọ̀láyà torí díẹ̀ ó ń bẹ nínú ẹ̀sìn kódà mẹ́ta àṣà Yorùbá táàdì fi àwọn ọmọkùnrin wọn láti kékeré àwọn bàbá wà ní Yorùbá wọ́n máa ṣe àná lórí oyún wọ́n máa ṣe àná lórí oyún bàbá rí sí tí a ti bá bí máa ti bẹ́ẹ̀nú ẹ̀yẹn tó bá yí kóbìnrin ní ọmọ mi àbẹ̀ àkíyàn lọ́pẹ̀ àwa ti sẹ́ àwọn òtí ìgbọ́n ọmọkùnrin òtí ìgbọ́n ọmọbìnrin òtí ìgbọ́n àdíwá bí wọ́n fọ́ra wọn wọ́n sì ń bẹ lọ́nà nù nígbọ́n wá balaga ọmọbìnrin ó balaga ọmọbìnrin àwọn ni àwọn ló wọ́n fẹ́ wọn ọkùnrin ní ìfẹ́ ẹgbẹ́ ní ìfẹ́ ẹgbẹ́ ọ̀rọ̀bàdà àdúmọ̀lì àhà lọ́gbẹ́ ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ oníṣẹ̀ríà àwọn ọmọ dáadé fúnra wọn ní kékeré tí wọ́n bá dàgbà tí wọ́n bàlágà wọ́n pè ní khiyarul bulugh nígbà tó bàlágà tán ẹ̀nà síwájú Ibrahim Aisha tàbẹ́kọ̀ fẹ́rẹ̀ gbàdẹ̀wà kékeré aisha ló ń da mẹ́kọ̀ọ́ fẹ́ẹ́ rí mẹ́tọ́ àti rí wọ́n ní option can accept wọ́n ní can reject inú ìdí tó lè pa pé mi ò fẹ́ ọmọ ènìyàn. إذا كانت الخطبة قد تمت على أحد الوجوه المانعة من الزواج. بين بيا ونتاكبا تابوكو يتابع باتيا با كونسرا با بفرني àwọn nǹkan kan bẹ́ẹ̀bẹ́ tí ó bá ṣẹ̀rí àmù bóyá rú ọmọ tá àwọn máa bẹ́ẹ̀ fẹ́ lóbìnrin ẹnìkan ti bá sọ̀rọ̀ tẹ́lẹ̀ tí mọ́ ní àkàmá ti wà ní ọ̀nà àgbàṣẹ́ tí pà tẹ́lẹ̀ tàbó bẹ ọmọ yẹn rèé bóyá atán àrẹ́ta àti bẹ́rẹ̀ ẹni a ti bá sọ̀rọ̀ ó lè wà lọ́dọ̀ ọkùnrin àti obìnrin tó bá gbé nǹkan bá ti bẹ́nu condition ẹni tó ẹ̀ká bá sọ̀rọ̀ tí ó wá sí wípé kò sínú ìbásọ̀rọ̀ yẹn pé ẹ̀sìn ọ̀gbáláyé inú òde ẹgbà bẹ̀rẹ̀ ní mọ́nà ni. إذا ثبت أن فردا من إحدى العائلتين ارتكب الفحشاء. ìgbà mi ń bẹ ó yẹ pé kò sí problem wọn méjèèjì afẹ́ fẹ́ra wọn tí wọ́n bá ní ìwàhálà ní wọ́n ní bàbá àti ìyá rẹ̀ wọ́n lọ dánù àwa gbọ́ tàbí ọmọ ọbìn náà lọ́gbọ́ pé ọkọ tó mẹ́fẹ́ bàbá àti ìyá rẹ̀ wọ́n lọ dá àwọn ọ̀ràn láwọn ọ̀ràn tí máa ń bọ ọmọlúwàbí jẹ́ ẹ̀ wọ́n fi mẹ́lọ lọ́kọ́ mẹ́yẹn mi ò lọ́fẹ́ ọ̀hún mẹ́yẹn gbogbo àwọn ìdí oníṣẹ̀rí àgbàlẹ̀ láàyè nínú àwọn táà lè rí tí wọ́n sọ pé wọ́n fẹ́ lágbájá mọ́ bákan náà ìdásá a sùlúkù ahàdìlẹ̀ kọ́ọ̀tì báyìí bẹ́ẹ̀ nínú tó ti nínú tó ti tí a tó lè yí pé àwọn ọ̀bẹ̀rẹ̀ àwọn ọmọ ni pé kí wọ́n ọ̀kan náà méjèèjì jẹ́ wà tí ọ̀dà ọkùnrin tó fẹ́ fẹ́ obìnrin ìyìn tó àìsípẹ́tì lọ́dọ̀ ọmọ tó fẹ́ fẹ́ lóbìnrin olórin tàbí náà tó fẹ́ lọ́dọ̀ olórin àwọn wà tí ọ̀dà bóyá ń parọ́ bóyá ń lu jìbìtì ọgbẹ́ni sí yàtọ̀ pé obìnrin ẹni ọmọ ọkùnrin tó kọ́ sóbìnrin kan ó wá gbọ́ pé ọkùnrin tó fẹ́fẹ́ yahoo yahoo ló ṣe inú ìṣẹ̀lẹ̀ à ó tọ́ bọ́sí gbogbo ọ̀tẹ́ mọ́ ó ti tẹ̀lé síbẹ̀ náà. ìdàtàdọ̀ha annalkọ́ ti bá àdìmú takasso. bẹ́ẹ̀ náà ni obìnrin ó lè sọ pé mi ò fọkùnrin mọ́ tó gbọ́kùnrin yẹn fara pamọ́ fún kò níṣẹ́ lọ́wọ́ lọ́jà mú kàmá ìkàmá ga ẹnu wọlé ló bá ti pẹ́ kó níṣẹ́ kankan lọ́wọ́ lẹ́ni ah, tí n bá kó sọ́wọ́ eléyìí ó gbaná mú obìnrin tó gbé bẹ̀bẹ̀ mọ́ tó gbé kò níṣẹ́ kíni kò níṣẹ́ lọ́wọ́ ọkùn tó bẹ́ẹ̀ bí ó ṣe kíni lọ́wọ́ ìdá alìmọ̀ alìkọ́ ti bá nà lè mọ̀ àkútúbà tàmátà láhà zàwùjáàdì bẹ́ẹ̀ náà nù nǹkan míì àgàgà ìyẹn jẹ́ kọ́mọ̀ lọ́dọ̀ wá ń bí tí ẹni ọbẹ̀ fẹ́ yàwó tó bá obìnrin tó fẹ́ fẹ́ ó ti ní ọkọ méjì rí ọkọ méjèèjì kú kò sí pẹ́ tó fi kú ó sì ṣe márì nígbàtí tó sùn kan ọkọ kú ó sì ṣe márì ní ìmìta pẹ́ tó sùn kan ọkọ kú wọn ò sì mọ̀ ó ti wá ń bá sọ̀rọ̀ lọ́nà a ah! ọkọ rẹ̀ àkọ́kọ́ kò tó tún kan ikú ọkọ rẹ̀ kejì ó tó tó gbẹ̀mí rẹ̀ bá ti lè pé nínú orísìí náà lè sọ pé mo ṣe mọ́ ẹni pé ọ̀pọ̀ ọ̀gá rẹ̀gẹ́dẹ́ náà إذا علم أحد الخاطبين أن للآخر علاقة زوجية لرجل آخر أو امرأة أخرى. bẹ́ẹ̀ náà ní ìyàbá mọ̀ yìí pé tọ́pọ̀ mọ́mọ́ pé obìnrin tí mo ó tó dé ìṣẹ́ lómi ọkùnrin mi bẹ́ẹ̀ ni olùmí náà pé ẹ̀dọ́nà ó tún bẹ́ẹ̀ lómi lọ nígbà bá ti rí bẹ́ẹ̀ ọkùnrin lọ́mọ ni ó sọ pé mi ò sí mọ́ obìnrin lọ́mọ ni mi ò sí mọ́ فإذا عدل الخاطب عن خطبته من غير سبب مقبول كان آثما عند الله سبحانه وتعالى gbogbo ọkùnrin tó bá ní mi ò mi tàbí obìnrin ni ó ní ọ̀pọ̀ nínú àwọn wádìí tó torí ẹ̀gbọ́n ọ̀pọ̀ sínú ìmọ̀ àrí pé òkè ní ìkọ́ bẹ́sẹ̀ mu wọ́n yọ níbẹ̀ ẹlẹ́sẹ̀ níwájú ọlọ́run wọn láti túbà òwò nírìsì lọ́bẹ̀sẹ̀ mu òwúrọ̀sẹ̀ ẹlẹ́sẹ̀ ni ẹ ó ti dilé ọ̀dọ̀ ó ti dilé ọkùnrin ẹ̀bá gbọ́bìnrin ni ó dilé obìnrin ẹ̀bá gbọ́kùnrin ni. wáyé ni adam lè sábà bí mọ̀ṣúrúrì yẹ bílùú alùpàdà fara ismaili. ṣùgbọ́n o wáyé pé nísìnyí ó tá a bá gbé sílẹ̀ àkáyè kò sí ní làákàyè tá a bá gbé sẹ́sìn lórí ẹ̀sìn kò sẹ́sìn fún. wàkàdáàlìkà ìdá àdàlà ti nà túbà àníhà. bẹ́ẹ̀ náà lóbìnrin náà kò yé torí ìdí ẹ̀ ìdábà sọ pé àṣì mọ́ owó láti bẹ́ sí mu abala àkàyè eléyìí wọ́n níbi ìdádúgbà ẹjọ́ sí ní èní ẹni ní pé Islam ẹ̀sìn ni ọwọ́ pé mi ò fẹ́ ọmọ ní ẹ̀sìn sọ yóò o mi ò mi ò ṣe má ìdájọ́ díẹ̀ náà nù ó láti wá fi rẹ́sì báyìí ló gbèsè ayé òní tó láàpẹẹrẹ pé wọ́n bá tẹ̀lé lánà Islam láti fẹ́yàwó láti lọ́kọ yóò mọ̀ jẹ́ rírọ̀ bẹ̀rù àbí ọlọ́mọ àlekọ́lá ìdá tó sọ Allah, la ilaha illallah.